tí òun gbà fi wá àbí ránṣẹ́ sọ́rí ọmọ èèyàn àtẹ́rẹ̀ àdámà ìtàǹpẹ̀ ni wáyò òun ni sẹ́kọ́lọ̀ ń fẹ́ ránṣáyé báyìí mọ̀ fẹ́ ìfẹ́ báyìí èyí tí a mọ̀ pé máa fi rán àwọn àjẹ́bí ọlọ́run alóhùn sọ́rọ̀ àmọ́ kí sí ó tó lọ́dọ̀ àwọn àjẹ́bí ọlọ́run ibi kan ní iṣẹ́ ọgbà lọ́dọ̀ wọn òun ni màláìkà lórí. gẹ́gẹ́ bá a ti mọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí wà lọ́wọ́ ní kẹrì ọ̀nà súnmọ́ kí nàbí yìí sọ́dọ̀ lọ́wọ́ ní kọ́sì. màláìkà ìdìbò yíyọ̀ bá wa gbé orí ilẹ̀ sọ́mọ ní màláìkà ìdìbò wà gbogbo àwọn màláìkà ọ̀nà pátápátá. òun ló jẹ́ pé àṣepitọ́rọ̀ náà ti ń bọ̀ òun ni ìtọ́lọ́wọ́ ìyá rẹ̀ tó bẹ̀ náà lòun wà àtàmì tó ń mẹ́nu sàmá àyàksífà bí kùmọ̀l àrùn inú hadith anábuwa muhammad sallallahu alaihi wasallam irhamu man fil ardi yarhamukum man fi sama gbogbo bí ọlọ́run ti ń tọ́ka ara rẹ̀ ọlọ́run tọ́ka pé lókè lòun wà bẹ́ẹ̀ náà làwọn màláìka ọlọ́run wáyí tí ń bá ń bọ̀ ọ̀dọ̀ àwọn màláíkà ní ọkọ̀ dé kò tó wá di pé pẹ̀lú àṣẹ ọlọ́run màláíkà jìbìrìlù ọwá amúntọ́lọ́run bá fẹ́ kó mú wá jíṣẹ́ fún àwọn annabi ọlọ́run látara táwọn annabi ọlọ́run bá gbọ́ òun lè mí àtiwọ́ àti gbogbo ọmọ annabi adama ni ó ti gbọ́ kí lọ́lọ́run fẹ́ báwa tí wọ́n ń gbà ní rọrùn yìí olúwa ó tún fẹ́ fúwá la ká mọ orí ọlọ́run èyí tí ẹlòmí ọmọ gbọ́ alkùnránil kẹrí mọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ó sì fún tí ó tún pé kí náà ti láòdù jù ń distọ́bù mi ẹdákun ẹ̀yìn ilẹ̀ àti bẹ̀rẹ̀ wáhàyí bó ti lè ní hatta alfazaru ni ìbẹ̀rù gidi kí nǹkan báyàn ní nǹkan ẹ̀rù téèyàn wó lulẹ̀ ní jẹ́ fazaru a padà ká ànábì padà túnmà àyà yìí inú báàbù yìí náà ayayi yìí ń fi wa pé nígbàtí wáhìí ọlọ́run bá kọ́ sọ̀kalẹ̀ lọ́dọ̀ àwọn màláíkà ní sánmà jẹjẹ in tí ó lè mú ní bí kéèyàn dákú bẹ́ẹ̀ ni ó ṣe lára àwọn màláíkà hatta idha fuzzi'a an qulubihim bọ́bá wá bí atẹ́gùn bá wá fẹ́ sí díẹ̀ fuzzi'a an qulubihim ẹ̀mí wọn sẹ́sẹ̀ máa wá balẹ̀ gbígbà téèyàn sẹ́sẹ̀ ń jí sáyé hatta idha fuzzi'a an qulubihim qalu ìgbà wọn ni gbogbo àwọn màláìka wà dìde wọn ma pé mẹ́ta kọ́ọ̀lá rọ̀bùkùn èè kí lọ́lọ́run wí torí wọ́n ti mọ̀ pé ìṣesí tó bá wọn èyí ìṣesí pọ́lọ̀n fẹ́ ṣe gíní ó tún fẹ́ sọ ọ̀rọ̀ kan ní àwọn ọ̀rọ̀ rẹ̀ tí ó fi rán sí àwọn ẹ̀dá bí wà rírì bá mú wọn bọ́bá wá fúyẹ lára wọn àkọ́kọ́ béèrè tí wọ́n ma béèrè ni pé mẹ́ta kọ́ọ̀lá rọ̀bùkùn èè kí lolúwa àwọn tó ti gbọ́ wọ́n ma wá dáwọn tí ó ti gbọ́ Ọlọ́hun pé qalul haqqa òdodo lọ́lọ́hun sọ wa huwa al-aliyyu al-kabir òun náà lọba tó ga ọba tó tóbi eléyìí ní pìlẹ̀ wáhìí ní sánmà kó tó débo kó tó dé orí ilẹ̀ kí ni wọ́n ń ṣẹlẹ̀ láàrin pé wáhìí ń bọ̀ láti sánmà kó tó dórí ilẹ̀ kò tó dọ́dọ̀ àwọn ànábí ọlọ́run káwọn ànábí ọlọ́run o tó ma wá jíṣẹ́ rẹ̀ fún àwọn èèyàn àkànú àdífì tó kànnù báàbù iná àmọ́ká tó kònù báàbù yìí kílẹ̀ kọ́ àwọn ẹ̀kọ́ olówó iyebíye tí alfa sheikh muhammad ibn abdul wahhab rahimahullahu ta'ala tí wọ́n fẹ́ ká kọ́nù àkọ́kọ́ náà ẹ̀kọ́ tí a rí kọ́ ń bí ìbáwọn alfa wá tí ma fà yọ jáde fún wa tí wọ́n sàlàyé rẹ̀ ọlọ́nkọ́ má sàsán wọ́n lẹ́sàn dáadáa wọ́n ni ta bá wòye sáyà yìí àwọn màláíkà lẹ́yìn ẹ̀rù jẹ̀jẹ̀ tó bá wọn yìí ìbéèrè tí wọ́n kọ́ ń bíra wọn ni pé máàzà لأن القرآن الكريم كلام الله غير مخلوق arábí àwọn àfáà الله خالق كل شيء. khaliqu kulli shay ọlọ́run ló dá gbogbo nǹkan àmọ́ gbogbo nǹkan yìí ọ̀rọ̀ ọlọ́run ò sí ń bẹ̀ ọlọ́run ò dá ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run sọ ọ̀rọ̀ rẹ̀ ni eléyìí ó lè mọ́ ti nẹ́tùmà lójú ọ̀pọ̀lọpọ̀ wa a máa tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ṣòfò sí tí wọ́n fi yàjà àwọn ẹni ọlọ́run sí láì mẹ́yẹ ọdún òun ni táwà ń sọ fẹ́rẹ̀ ṣètọ́ ni lo àwọn kan ní àìmẹ́yẹ ọgọ́rùn ọdún sẹ́yìn bí tí ń lo àwọn kan lónìí náà ọlọ́nkọ mọ́sá àyàwáyà ṣètọ́ ni wọ́n sì rábẹ́ àwọn alágbára ajọ́ náà sásí kí ni ṣètọ́ ni ni wọ́n mọ́ wí ni pé ńgbàtọ́lọ́n ti ní gbogbo nǹkan lòun dá wọ́n ní kọ́dá alkùrá ní iná ẹ̀dọ́ ọlọ́run ni àwọn alfáà súnnà ní àà alkùránù kàlámùlọ̀ alkùránì ẹsẹ̀dọ̀ ọlọ́run kí lá alkùránì ọ̀rọ̀ ọlọ́run ẹ lè ya ọ̀rọ̀ àtẹni tó sì gíní tó sọ ọ̀rọ̀ ìgbà ọlọ́run ọ̀bá ti jẹ́ ẹni táa dá òun ní dáyàn ọ̀rọ̀ tó sọ náà gbọ́dọ̀ jẹ́ gíní kò gbọ́dọ̀ jẹ́ ń tọ́ dáa èyí wọn ò pé ọlọ́run ọ̀dá gbogbo nǹkan àmọ́ kò débi ọ̀rọ̀ tí ọlọ́run ọba fún rẹ̀ sọ alkùránù kalamullahi ghayru makhluk ara ẹ̀rí rẹ̀ náà ni ó ngbàtà màláíkà ó pé kí ni wọ́n wí madha qala rabbukum ọlọ́run ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ méjèèjì mo ti wípé àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lónìí là gbangba ilẹ̀ nìkan ò lè challenge wa yìí kò rí bẹ́ẹ̀ láyé àwọn alìmáàmù ahmad ibn hanbal tẹ́ ń gbúrò rẹ̀ una rahimahullahu ta'ala àìmọye ọdún ni wọ́n fi ń ahmad pé ìwò ní kó ń di ta kí wọ́n náà sọ pé alkùránù makhluk bọ́lọ̀ ẹ̀dà ọlọ́run ní kùrán ah, imam ahmadu lè mi ò rí bẹ́ láàfil kùrán wà láàfil sunna kọlọ̀n tó wá padà ní kí òdòdó padà wá borí àmọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ fìtínà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdàmú ẹnitẹ́mi rẹ̀ ọ̀bọ̀ ẹnitẹ́mi ọlọ́mọdé àrí nira tí ó wà gba òdodo kú lọ́wọ́ wa ni àmọ́ kí èyàn máa pẹ̀pẹ̀ lọ́jú ọ̀nà tọ́lọ́run kó dúó ti òdodo pé á ah, ń tọ́lọ́run wíni ìntànẹ́bì wíni kí wọ́n wá ráwọn tí ó pé a sì jẹ́ ọdáàmà kọ̀ sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ àmọ́ bí èyàn bá lè ní báwọn alìmọ́ Muhammad ní sùúrù àti gbogbo àwọn míì náà bẹ́ẹ̀ ah, ládàá rẹ̀ mọ́ pọ̀ púpọ̀ òun náà ni gbogbo àwọn alìmáàmù ahmad bin hanbal in tó sọ alìmáàmù ahmad ẹlòmí ọmọ túnmẹ́ kọ́dẹ̀ ẹlòmí ọmọ bínú pé ẹn bọ́yá àwọn hanabila ni wọ́n kan hun ókì hun fún òun ni bá bá pé imáàmù ahli sunnati wal jama'a ta ni wọ́n pè bẹ́ ahmad bin hanbal wọ́n torí ìnira wọ́n ju ọwọ́lẹ̀ ahmadu ló dúó wàhúwà ìmáàmù ahàlìsúnnàtí wàljàmà èyí wọ́n tún ma pàwọn yóò ní ìsà ìmà ahàlìsúnnàtí wàljàmà tọ́rẹ́ lómi ẹgbọ́n kan yé o ń ma bínú pé jíjẹ ń dùn ní gbọ́n bá islam tóhun nìkan làáfà islam ni kò túnmà rẹ̀ ma jẹ́ kí ni sheikul amẹ́ni ọgbàjúmọ̀ kí sheikul islam وهو أحمد ابن عبد الحليم ابن تيمية الحراني أبو العباس رحمه الله تعالى تورينا ààrẹ rí pé alkùránì ò sí nínú tọ́lọ̀un dá nínú tí ọlọ́run sọ lọ́rọ̀ ni falkùránù kalamullahi ghayru makhluq kílẹ̀ rí rẹ̀ madha qala rabbukum kí lolúwa yín wí ni wọn pé kí yín dá kọlu alhaqqa pé òdodo lolúwa sọ ohun àwọn náà pé kọlàkú wọ́n ní kíni kọlu náà kọlu alhaqqa àwọn ni àwọn màláìkà ń dáhùn pé alhaqqa òdodo lolúwa sọ wa huwa al-aliyyu al wí òun lọba tó ga òun lọ́ba tó tóbi ara ẹ̀kọ́ ta kọ́ ń bí fi bábẹ̀lá àwọn alfáà máa fi wálà pé bá bá ń pé ọlọ́run lọba tó ga ọlọ́run lọba tó ga bó ti rí lóde ti wà náà orí ní lárúbáwá orí lè bó orí ní ibò orí láúsá ó ní tí wọ́n ń pè ń gíga sẹ́wọ̀n gẹ́bẹ̀yàn bá gùn ní ìsìn tó tọ́ọ̀lù kí ni wọ́n pè gíní ó sì gíní a ọ̀rọ̀kùnrin gíga hun àbí sí gíga báhun ni wọ́n pọ́lọ̀ ń ga kàlà kìí ṣe rú gíga hun làwọn alfáà máa wá pé ẹ̀rí gíga tọ́lọ́hun gíga mẹ́ta ni gbogbo bí tọ́ bá ti ń gbọ́ tọ́ ń bá ní wàhúwà làálíyùl kẹbíir wàhúwà làálíyùl azim gbogbo bí tọ́lọ̀ tí ń ròyìn ààrẹ pé ọba tọ́ ga lòun olúwo ọlọ́run kí ni olúwo tọ́lọ́run Ulul Qadri olúwa ọba tó ga ìyẹn ni pé ní ipò ní ọlá ọ̀sẹ́ ni ọgá tọ́lọ̀un ọlọ́run ga ju gbogbo èèyàn lọ fil Qadri ni pé èèyàn tó bá kan Ulul Qahari ara tí olúwa ọba tó ga tó túnmọ̀ sí bọ́bá ìpọ́lọ̀un là ń pólúwa tó ga kagbọ́tùmọ̀ gíga tọ́lọ́run yé ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ní pé kí ni Ulul al òun lọ lágbàá tó borí gbogbo nǹkan ara pọ́lọ̀ ń ga náà nù ìtumà kẹta tán bá lọ́lọ́run ọba tó ga olówó àzà ibi ọga lọ́lọ́run wa ibi ọga ní kíni lọ́lọ́run sí lórí ilẹ̀ òun láyà ta kí fúnra wa lẹ́ẹ̀kan ọlọ́run náà ló wí bẹ́ẹ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam ó tún wínú hadithi annabi ni yarhamukum man fi sama eh ẹni tí ń bẹ ń sama ni ó kẹyìn o tààlà annabi ń wí òun lọ́lọ́un níjọ tí ọmọbìnrin kan tí wọ́n fẹ́ bọ́kùn lọ́rùn rẹ̀ kọ́ di ọmọlúàbí wọ́n wá ń wo pé ṣe musulmi ni àbí kìí ṣe musulmi wọ́n mú dọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam ìbéèrè méjì náà lànàbí bí tànàbí bí rí pé musulmi ni bí a bá bí ọ̀pọ̀lọpọ̀ tí ń sáájú àwọn èèyàn kírùn lónìí yóò fèèlì ọlọ́run sọ wa mẹ́ kí ni ànẹ́bì bí ọmọbìnrin kékeré ìjọ náà aina allah aina allah mbọ̀lọ́lọ́run wà kọ́ọ̀láti fi sàmà kọ́ọ̀láti fi bí a bá bí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń kéwú lónìí gan ká má ti ìsọ ẹni tí wà ọlọ́run ò sí ń bí gbogbo ó ti sọ́bí tó ń wà àà mẹ́ntún mẹ́fì sàmà arrahmanu alal'arushi stawa ẹ̀rẹ́ tí ẹ̀ gbọ́yé tẹ́fì ma wá rò pé irú àkídàkákí àkídàkákídàkọ́ àkídà nábì ni pé ọlọ́run ò sí ń bí gbogbo òkè lọ́lọ́run wà àkídàta nábì nù sallallahu alaihi wasallam orí ìtíwọ̀ gbọ́yé ni huwa fi kulli makanin bi'ilmihi pẹ̀lú mọ ọlọ́run kò síbi tọ́lọ́run ò sí pẹ̀lú kíni ó fi kíni ó fi kọ ìdùn sí ọgbọ̀dọ̀ ní kọmá ọlọ́run bẹ́ ń bí gbogbo bí bi'ilmi pẹ̀lú mọ ọlọ́run náà bẹ́ẹ̀ ni kò ò sí pẹ̀lú bi ìbòlọ́lọ́run wà fìsàmà náà ló wí bẹ́ àmìntún man fìsàmà ẹ̀rùhámù man fìl ardi yàrùhámùkún man fìsàmà bàbá ní àwò ńlá ká ìgbogbo ẹni tó wo kankan mọ́ àkídà kákídà pé kò síbi tọ́lọ́run ò sí ọ̀rọ̀ kọrọ̀ ní farabalẹ̀ ọgbá kídà nábì sallallahu alaihi wasallam akramakumullah ń gbèyàn bá tó sì ní kò síbi tọ́lọ́run ò sí sí ọlọ́run bẹ mẹ́un náà nílé ẹ̀gbin ọlọ́run ò sí mẹ́ àmọ́ kò sí ń tọ́ dánwò bó ti tilẹ̀kùn márìun náà tí ma ọlọ́run ò sí gíní tí ò débẹ̀ kéwú gidinu huwa fi kulli makanin bi ilmi wa huwa fi samai bi dhati bó ti wí nǹkan rẹ̀ nù azza wa jalla bá nabi rẹ̀ náà ti wí sallallahu alaihi wasallam torí náà ọlọ́run علو القدر وعلو القهر وعلو الذات وهو العلي الكبير وفي الصحيح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا قضى الله الأمر في السماء ضربت الملائكة بأجنحتها قضعانا لقوله كأنه سلسلة على صفوان ينفضهم ذلك حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير gẹ́gẹ́bí ما ti máa sálàyé خير ما يفسر به القرآن kàlámù rasúlìláhì sallallahu alayhi wasallam in tó dájú táà fi túnmọ́ ọ̀rọ̀ ọlọ́run òun lọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ òun lọ mọ̀ jù ànábì lọ mọ̀ tẹ̀fsíru jù sallallahu alayhi wasallam òun lọ dáa bẹ́yàn ọba wá bó láti tó alkùránì àwọn àfáà ní tẹ̀fsíru alkùránì bilkùránì wà tẹ̀fsíru alkùránì bisunna àti sunna àti alkùránì ta mú wá annabi náà ni sallallahu alaihi wa sallam náà ló já ma kùránì ọ̀nà ló já ma sunna òun ló fi jẹ́ pé in tó dájú bàbá rí bí tal kùránì ti sàlàyé ara rẹ̀ number one nù first class nù bàbá rí yíun káwogbo lànàbì ti sàlàyé alkùránì ká tó ma wá nǹkan méèkì òun lẹ́yọ̀ bí ní máa wíran ọ̀ràn ohun rú ìgbólé ìta ń gbọ́ lónìí ìfà ń bẹ̀m̀bì kan ọ̀ràn bẹ̀m̀bì kan tọ́lọ́run òwí tà nẹ́bí òwí àmọ́bìyàn bá dó lórí kí lọ́lọ́run wí tó fi túnmọ̀ ọ̀rọ̀ ọlọ́run kí là nẹ́bí wí tẹ túnmọ̀ ọ̀rọ̀ ọlọ́run kò ní sí náà ọlọ́mọ́síwá lọ́nà ò torí náà áyàta ké fúnra wa tán yìí tẹ̀fsíru rẹ̀ ní ànẹ́bí jòkó ó se kíni ó se tẹ̀fsíru rẹ̀ fún àwọn sọ̀hábí ànẹ́bí sallallahu alaihi wasallam abu huraira ló gba hadithi náà wà gba ti káyì nabi ni idha qadallahu al-amra fi sama bólúwa bá ti fẹ́ tó ti parí ọ̀rọ̀ kan pé òun fẹ́ fi nǹkan bá ìránṣẹ́ sáyé ìgbòlọ́lọ́n ti parí rẹ̀ fi sama ẹ̀rí kan tó nù qadallahu al-amra fi ibi ọlọ́run wà nù ẹ̀rí tó pọ̀ bọ́lọ̀ ti parí ọ̀rọ̀ tán níbo ní sánmà ضربت الملائكة بأجنحتها خضعانا لقوله عز وجل gbogbo àwọn màláíkà nkàlùkú ní ìyẹ́ wọn wọn ó fi lura wọn bígbà tíyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ khada'anan li qawli كأنه سلسلة على صفوان ينفضهم ذلك tí sọ̀kalẹ̀ tọ́rọ ọlọ́run sọ̀kalẹ̀ sára àwọn màláìkà yìí bí ìgbà tí a ń na chéni sẹ́kẹ́sẹ́kẹ́ tá ń na lórí kíni àpáta òkúta ni bí ó ti rí lára wọn nù yanfúdóhùn dalek bí ó ti penetrate tí ó wà wọn

àmàláìkà tó tẹ̀lé wọn àmàláìkà tí ń bẹ ní sánmà tí ń bẹ nísàlẹ̀ tí wọn náà ìgbà táwọn tòkè bá gbọ́tán làwọn náà tó ṣe kíní òun lọ fa pé màláìkà kan ma bí màláìkà tó ti kọ́ gbọ́ pé mādhā qāla náà nísìn tafsiru ayayi o ànábì ní sallallahu alaihi wasallam níbi ọ̀rọ̀ ibá tí wọ́n ń bọ̀ báyìí láti sánmà mustariqu sam'i àwọn àlìjànú tí olúwa sọ̀rọ̀ wọn fún wa nù suratul jinni alkùránù yufassiru ba'duhu ba'dan inú suratul jinni olúwa ti júwe naq'udu minha maq'ida lis-sam'i àwá láwọn ibi táa ma lọ jòkó sí láwọn akàsọ̀ sánmà lis-sam'i afẹ́ jín ọ̀rọ̀ gbọ́ àwọn náà wọ́n kọ̀nfẹ́sì bẹ́ẹ̀ àmá wọn náà wá ní gbò di àsìkò kan wa man yastami' al-ana yajid shihaban yọ bá ogun náà tó dúó dè ń kalẹ̀ ń bẹ̀ gbogbo ẹni ọba fẹ́ jí ọ̀rọ̀ pọ̀ àmọ́ kó tó dìgbà ní kánú yẹ̀stẹ̀ríkúnà asàmì wọ́n máa lọ jín ọ̀rọ̀ sánmà gbọ́ iná lànẹ́bí ń wí fọ́yẹ̀sìmáìrìhá mọ́stẹ̀ríkù sàmì alimamu kini Sofiano ibnu sẹ́bẹ̀ ẹgbẹ́ sí rí ń bí tíra tẹ́ tí ó bó amúlọ́nù sofiyanu lásán àbí èyí tí sheik mohamed abdullahi kọ kalẹ̀ nù sofiyan wasofahu sofiyan ẹ̀rí ara ẹ̀kọ́ tí àwọn alfáà ma kọ wa al'amánátú al'ilmiya al'amánátú al'ilmiya kèése bí ká fowó síyàn lọ́wọ́ nìkan làmánà <laughs> kọ́dà mọ́nà ń bẹ ń bí kéwú ipé bó ti wí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ẹsẹ́ gíní bẹ́ẹ̀ náà ni ẹwì kọ́dà bẹ́ẹ̀ bá rò pé bàbá fẹ́lẹ́ ikun yọjá àwọn èèyàn ó tètè gbọ́yé ẹmọ́dàápọ̀ mọ́rọ̀ tiẹ̀ ẹmọ́dàápọ̀ mọ́ gíní ọ̀rọ̀ tiẹ̀ irú eléyìí irú nuska tí wọ́n kà footnote èyàn wà bọ́ sí hamishu ìsàlẹ̀ bí ìgbà tí èyàn ṣe ṣarúwà bí tafsiru pé wa huwa sufiyanu ibn uyayna pé sufiyanu tí wọ́n gbà lérò ń bí yíò òun ni sufiyanu ibn uyayna èyí ń dá torí pé náà àwọn àgbà àfáà ń jẹ́ sufiyanu àwọn méjì gbajúmọ̀ púpọ̀ sufiyanu thawri wa sufiyanu ibn uyayna rahimahumallahu ta'ala mọ́kàfẹ́ ṣe tẹ̀m̀bí wa ni àwa náà ta bá fẹ́ máa se bẹ́ ń gbà mí ká máa ṣe bẹ́ ò mistake ní kọ̀dá kìí sí pẹ́ ní yí in tó wí ọ̀dá àpé in tó wí ọ̀dá ibn oyena náà ni ṣékù gbà lérò sofian oyena náà ni wọ́n gbà lérò àmọ́ gbọ́dọ̀ wà báwọn ti wí nǹkan wọn kalẹ̀ bàbá fẹ́ fi kún pé èèyàn bá èèyàn wà bọ̀ sí bon footnote wà kọ síbẹ̀ pé sùfíánù tààfà wíye òun ni sùfíánù ibnu Uyayna àwà ma ọ̀rọ̀ ti sheikh muhammad abdulwabi lọ́tọ̀ a sì mọ̀rọ̀ ẹni tó ṣe ṣáríwù ní ọ̀tọ̀ eléyìí ni wọ́n ń pè ní al'ilmiya ọ̀pọ̀lọpọ̀ ní ma ṣerú nǹkan báyìí tí ó hàn rò pé á ah, kí ló lè mẹ́ <laughs> kásì bá wọn fi kún pé Ibn Uyayna ṣe Ibn Uyayna wí ní àgbébùnú òye náà kọ àmọ́ tí wọ́n ṣe fẹ́rẹ̀ ohun ó lè dáwà lálẹ̀ lọ́la nínú ilmul hadith riwaya mi lè padà wá káwọn ilomi òsèkì ṣáàfù pé sofiyanu yí àsáúrí ni kẹ́ẹ̀ẹ́sẹ̀ sofiyanu ibn Uyayna ọ pọ́síbù bí rìsáàtì bá lọ wájú yọ́ wà dàbí pé ẹmọ̀bí tí wà lò ti wá dé tí ma di wàhálà ń gbà mínú o yọ́ wà dín tààtù máa lọ àìmọ́ ọdún láti máa rìsáàtì pé but why tí sheikh muhammad ibn al-wahabi kọ́kọ́ pè ní ibnu wẹ́ra <laughs> sheikh wí bẹ́ in ti sheikh wí ní gíní sofia ẹnìkan lòun kàn ẹ́ lọ́wọ́ gbé e lónìí ibi ibùn ìyẹ́nà náà wọ́n fẹ́ wí ọ̀dá àdà munafin lil amana al'ilmiya mo ló lè dáwà láàlẹ́ kìí sọ̀rọ̀ àlọ́wọ̀ ọ̀rọ̀ kọ́ ò in fún in practical nísìn ẹwọ̀ tíra tí a mọ́ kà lọ́pọ̀lọpọ̀ wọ́n ti karú ẹ̀rí gbogbo bí tán bá ti dákọ àlìyù kọ́dà tí ra alùsúnnà láwí àgbé tí ra ṣíà o in tó bá tí wọ́n kọ síwájú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí ra táǹkà wàkọ́ọ́lá àlìyù kí ni wọ́n kọ sí karramallahu wajhahu salam kọ́dọ̀ omi orí mẹ́ aléhì assalam kọ́dà mẹ́bá dákọ ìyá wọ́n ni wà fàtímátú bíntù nàbí wọ́n ni àléhà àsàlá kí ní ìdí ìṣù ńláńlá táwọn alfáà wò pé àá àwọn sálàfù ewí báyìí kò sí ọ̀kan náà àwọn sọ̀hábí ànẹ́bí àbí tábì àbáwọn àìmọ̀ tí ó dákọ in táwọn sálàfù mọ̀ ní pé gbogbo sọ̀hábí annabi wọn pé kí ni radiyallahu anhu aliyun wa gairihi àmọ́ ń bò láti ń rí kanú tí rà pé karramallahu wajhahu ẹwà bá ẹ̀mọ́bí tó burú jù ẹwà bá nù tí mọ́mù Málíkì kọ yọ́ wà dá ìṣkálù láńlá kalẹ̀ pé à ah, sáwọn àfá iná wọ́n tún wírù nǹkan báyìí ni tó sì takun tí wọ́n preach ọ̀pọ̀lọpọ̀ wádìí inú àwọn alfa wa tí wọ́n se wádìí tọ́lọ̀ ní benefit from that ngbàtà wà tàṣí ń kẹ́kọ̀ọ́ dì sínà o àmọ́ ngbàtà sí ń kẹ́kọ̀ọ́ ní university ní wí àwọn ni sheikhuna abdul mohsen al-badr hafizahullahu ta'ala àwọn náà wọ́n kò lágbà fáà gbogbo madina annabi lónìí sallallahu alaihi wasallam ọlọ́nkọ́ mọ́sá àsàlékún dáadáa wọn bàbá Abdul Muhsin ni wọ́n ṣe ìfìbátú rẹ̀ fún wa ní họlù pé hadha min tasarrufi al-khattatin hadha min tasarrufi al-khattatin gbogbo ń tẹ́ ń rí àwọn wo ló àwọn ahàntú àwọn tí báyàn tira torí pé ọlọ́run sọ gbogbo ẹndì rọrùn lónìí ni ò já gbọ́ ogun tí wọ́n ń iye mọ́ gbogbo ìgbà táwọn ṣéèkù kọ tíra yí kalẹ̀ àǹtúnà àwọn èèyàn bó ti tó ì tàdá náà wọ́n mọ̀ ìbọn wọ́n mọ̀ kíyàn tó hàn adúrú ilé yìí ìjọ mélòó ní ẹ̀hàn ó lè gbọ́dún kan Ibn Taymiyyah Fatawa nìkan volumes mélòó ní 37 volumes ìjọ mélòó lè yìí hàn yíò gbogbo ẹ̀ wọ́n sì hàn yìí gbogbo ẹ̀ wọ́n hàn yìí Ibn Taymiyyah àhàn kààrẹ ni ẹ̀hùn làwọn alfáà tí wọ́n ní kébẹ̀rà ń pa tahqiqul maqtutat wọ́n a máa sọ pé nínú khatù ẹn tó ṣòro kàjù láyé ọ̀nà Ibn Taymiyyah wa Ibn Hajar àwọn àgbàfà ńlá méjèèjì khatù wọn ṣòro ká wọ́n ní torí pé àwọn èèrọ̀ fa wọ́n tó jámọ́ wọ́dù tó tẹ̀lé wọ́n tó jámọ́ wọ́dù inú kátù tó sòrò kájù òní kátù Ibn Taymiyyah rahimahullah bọ̀tí tí ń sọ ni pé kọ́pì tí Ibn Taymiyyah wá fi kalẹ̀ ẹyọkan tó ń kọ yìí ṣé yóò gbé fún yẹn ẹ́ kọ́sọ̀nù kọ́tọ̀ a mọ́ à iṣẹ́ ọdún mẹ́wàá <laughs> kéyàn tó jò kókó tó ṣe adúrú ìwọ́ wá dé òun pé wàláì wàláì ọmọ kan lọ́kàn à kò ní yáyàn rẹ̀ láyé wọ́n náà lè yáyàn rẹ̀ àhà in tí wọ́n ma wá ṣe ni pé lọ́wẹ́ tó lè mọ̀ hàn wá tọ́ yáwọ́ àwọn kan bẹ tó ipá àwọn wá sọ di àwọn wá sọ ìyàpẹ́ tàìpìsì ọmọ tó gbé fún ẹ́ àti ìyá oní kọmpútà sọ pé wọ́lọ́ ẹ̀sẹ̀ mọ́gá ẹ́sì tẹ́lẹ̀ ìbáyìí àwọn ni kàtọ́t àwọn làwọn àfáà ma gbà láyé pétọ́ dákọ ọba ń gbé orígínà tèmi bẹ́lómi bá tún dé tó lóun náà nídi kọ́pí ọ̀nà òtún lọ gbà yíò náà ni kò sí fọ́tò kọ́pí igbe ẹ̀sáré mú ẹ̀dá kẹsáré yá mi kí n fọ́tò stájì ẹ̀ ń bo bẹ̀ẹ̀bá rí núskà mẹ́wàá èèyàn mẹ́wàá lọ́dà akọni bẹ̀ẹ̀bá rí kọ́pì tíra mẹ́wàá láyé nígbà wọn a jẹ́ pé èèyàn mẹ́wàá ló jòkó ló se kíni lọ́tẹ̀ ọrùn kọkọrọ ní sẹ́sẹ̀ ń se ọyẹ́ kí ọmọ sàdọ́ fún gbogbo àwọn àfá tó ṣiṣẹ́ yìí wallahi wàhálà senu bàbá Abdul Muhsin al-Badir hafidhahullahu ìbúrádì ìjìnlẹ̀ wọ́n wá fi hàn pé ara tasọ́rúfù iṣẹ́ tí wọ́n ọ̀bẹ̀ẹ̀yàn àwọn ẹni bí a bá débi àlíyù omi ẹnu wa wá kọ karramallahu wajhahu ọba débi fatima ní wà lè àsàlám tíra àtà sí ní ń kọ tíra ibn taymiya wọ́n máa gẹ ibn taymiya náà lọ́kọ̀ kẹ́ẹ̀bẹ́ kàlà òun ló fi léwu irú ilé ìta discover lónìí kódà èyí fi ọ̀rọ̀ lọ́rọ̀ ọbọnú ọ̀rọ̀ àwọn àlfáà kọ́dà ní ọ̀rẹ́ lè dá bọ̀bá fẹ́ fi nǹkan kan sàlàyé fáwọn èèyàn ọ wà jẹ́ kọ́ yàtọ̀ pé à ń tí ó wí ni o a máa rò pé báyìí ni fánò yìí ni wọ́n ń pè ní fánò tàkíkí almaktotot fánò kan lòun inú ọ̀nà ẹ̀kọ́ di dòktórù yọ́ gba phd lórí rẹ̀ wọ́n pẹ̀ kí àǹtú tí ibùnú tí mí àhàn kalẹ̀ òun lọ bá wa sọ di tó sé ká ó tó iṣẹ́ irú ẹ̀ ni wọ́n ti máa ń ṣe kìṣáàfù gbogbo àwọn kàbáyì gbogbo àwọn kàbáyì wọ́n ma wá kílọ̀ fún torí náà ẹjá fèsì àwátá jẹ́ tó lábùl ilmi al'amánátú al'ilmiya èyí tó tún jọ bẹ́ẹ̀ náà bilmọ̀ná sábà ká sọyún náà ẹlòmí ọmọ àsírí tó wà ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpàá ìwà mọ́ ní wọ́n ti wá ń rò pé kò nídì kò nídì bẹ́lòmí bá ń kọ nǹkan pa ìsìláàmù nísìn bọ́yá ń fi èbó kọ àbí ń fi yóò bá ọ wá fẹ́ fọ́rọ̀ ọlọ́run jẹ́rìí ọ̀rọ̀ pé olúwa sọ báyìí qala wa jalla yọ́ wá wò pé èbó èbó lòun fi ń báwọn èèyàn sọ̀rọ̀ àwọn tí translation Aya kò ní kọ kíni kò ní kọ àyà gan lédè Lárúbáwá bí ilé ìta bá láwọn tí ó rà jọun kọ́rà bí wọ́n bá ṣe translation náà kò sí kùránì tẹ́rì tí wọ́n tún sí ìbò ẹ̀rì kùránì wọ́n kọ pé kùránì ní kíni ìtumà rẹ̀ ní fàtíwà àwọn àfáà ní nǹkan bí ọgọ́rùn-ún ọdún lọ́fà nígbà wọ́n sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sí tẹ́rù jẹ́mà wọ́n translate ọ̀rọ̀ ọlọ́run ní Cairo ni wọ́n ti ṣe fatiwa náà ń gbà náà gbogbo àfá àgbáyé lọ́panupọ̀ wípé ta bá rọra in tó ṣẹlẹ̀ sí tíra àwọn nà sọ́rá kọmọ wà wọlé bá wá ndí kùránì o kí ló ṣẹlẹ̀ sí tíra àwọn nà sọ́rá táwọn náà gbà kì sọ́rọ̀ pẹ́ nìkan parọ́ mọ́ wọn o wọn ò mọ̀ bí tó rí gínà bíbélì wà mọ́ lónìí bíbélì ìbúzẹ́ ànẹ́bì iṣẹ́ òṣe gíní ọmọ láà ingilishi wà láà frenji ọsá lédè tí ànẹ́bì mú ànẹ́bì isa sọ ọsá lédè tí ànẹ́bì mú sá sọ ọsá lédè tí ànẹ́bì suleimanu sọ ó lédè tí ànẹ́bì dawudu sọ gbogbo àwọn tí wọ́n kó tíra àwọn ọjọ́ tí wọ́n ń pè ní al-ahadul qadim wal and new testament but in bo ni èyí tí èdè wọn tí wọ́n fi kọkalẹ̀ ẹnìkan ìntọ́fàánù kò sí ìntọ́fà jù pé nígbàtí àwọn kan dé pé ah, ẹ̀dàkùn àwọ̀ ọgbọ́ al'arramiyya ló kọta ẹ̀kẹ́ ìdẹta nẹ́bì Ìsá sọ al'arramiyya ìdẹta nẹ́bì Músá sọ ni al'ibiriyya aléhìmọ̀ sọ́látù wọ́sọ́lá nígbàtí àwọn kan dé pé àwọ̀ ọgbọ́ ibro àwọ̀ ọgbọ́ aramik àwọ̀ ọgbọ́ wọn ọ̀kọ́ bó ti wà ní ìpìlẹ̀ eré ni wọ́n pè nígbàtílé iná ọgbà tí ẹ̀ tí ó tu òun náà wulẹ̀ wáàrà míyà mọ́ faransé lòun rí òun tú faransé sí ingilishi nígbà bàbá ní germany dé òun ọ̀tẹ́ wulẹ̀ wá faransé kí mọ́ ingilishi <laughs> lòun gbọ́ ó sì rọra mú ingilishi òun náà ọlẹ̀ sí kíni germany nígbàtí bàbá ní portuguese èdè àwọn portugal tó wọ́n ó tu jẹ́ òun lè mi ọ̀gbọ́ faransé mi ọ̀gbọ́ germany sẹ́ ní english ni wọ́n ní ń bẹ̀ òun náà tú ti ẹ̀sí gíní fàdọ́ àṣìlù wọn bá ti ẹ̀wulẹ̀ wádìí pé ìpìlẹ̀ kíní yìí òun dá wọn ò rí mọ́ òun làwọn alfa láti gbà wọn lọ́nkọ́ mọ́sá àsán wọ́lẹ̀ sàn dáadáa náà fi gbé fàtíwá ńlá ńlá kalẹ̀ gbogbo àfá wọn panukọ̀ pé gbogbo ẹni tí ó bá túnmọ́ alkùnrin kẹrin ọ̀pọ̀kọ̀kọ̀ ayà bọ́lọ̀ ti sọ kalẹ̀ ọwà ma kọ sí ọpósìtì ẹ̀ pé ìtúnmẹ́ ẹ̀ o bọ̀fẹ́ kan Yorùbá ìtúnmẹ́ ẹ̀ ní bọ̀fẹ́ kan Faransé bọ̀fẹ́ kọ léèbó ń ọ̀pọ̀lọpọ̀ wa náà realize ẹ̀mọ́ ló ní a rò pé àwọn àfá ìkan waste paper ní ẹ̀yẹ náà ni wọ́n tún kí ní ẹ̀wò làbọ̀rọ̀ tún ẹlòmíkà èsì tẹ́tún kọ́kọ́ dákọ tẹ́tún á ń kọ ìtúnmẹ̀ sí ẹ̀sì kọtúnmẹ̀ àwọn èèyàn mẹ́lé ike bá ẹmẹ́jẹ ń tọ́ ṣẹlẹ̀ sí tíra àwọn nàṣọ́rọ̀ ṣẹlẹ̀ sí kíra ìsìláàmù ìtọ́lọ̀ ń fi sọ kùdò ní gẹ́gẹ́ bí àdéwọn ọlọ́run inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun torí náà bó ti jẹ́nu ìyẹn lọ fa o gbogbo ẹni tí ọba máa kọ nǹkan náà májòjú ọkàn má rò pé òun waste paper bó òun waste time o jẹ́ wọn gbogbo ẹn tó túnmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ibi tí làákà ìtì ẹ́ dé ló tú o lè ṣe mistake o lè rò pé báyìí ni táàsí ń padà ń rí kò sí translation tí wọ́n ó ṣe láyé báwọn kan bá review rẹ̀ wọ́n rí pé wọ́n ṣe mistake nígbàtí wọ́n bá ti wá tú báyìí táwò sí ní access sí tọ́lọ̀un wí gẹ́gẹ́ tí mo wí fún yìí elédè mí ọ̀padà wá wá ibi jẹun nìkan náà ni ó ṣe gíní ni ó ti tú ìwọ sì ti sí tú láti ìpìlẹ̀ òun ọ̀jẹ́ ráyè rí tí ń bẹ ń pìlẹ̀ fún láwọn àfáàfin náà kó ń kálukú ọmọ kọ ọ̀rọ̀ ọlọ́run bó ti wà kọwàá kọ ìtumọ̀ rẹ̀ jáwọn èèyàn orí ń tó tú kí wọ́n mọ̀ bóyá orí tú àbókù díẹ̀ káàtó èyíwọ̀n kò sí já ń bẹ̀ torí náà gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ẹmọ́ ẹja kan wo pé kò nídi ó nídi táwọn àlfáà fi ṣe bẹ́ o ọlọ́run kọ́ mọ́sà san wọ́n lẹ́sàn dáadáa ilé ìtàkàn tó wá fi kún ẹlòmílè wá pé èmi rí kùránì kan tó ṣe pé madina náà wọ́n ti tẹ̀ bẹ́ẹ̀ ni ní mujamma al-malik fahd tí wọ́n ti ń tẹ kùránì ní madina wọ́n tẹ àwọn translation english kan kò sí kò sí kí ní ń bẹ̀ kò sáyà kùránì ń kó dẹ̀ mẹ́gan ní ó create confusion fáwọn mẹ́ka ah, sáwọn àfáyọ̀ wá gbọ́ntá eh, fatiwa tún àwọn náà wọ́n ṣe fatiwa <laughs> wọ́n gbọ́ àmọ́ àfikéyàn wádìí ẹlòmí ọkàn dìde yọ́kàn mọ́ criticize àwọn àfáà yọ́kàn mọ́ sọ tó jùrì ò tó wádìí alkùránì náà sọ fún ọ pé ń já àkúnfàásì kún bì ná bá ń fàtàbàyànù an tó síbò kọ́wọ́mán bí jàhà latin fàtọ́sbíhú alàmà fa'altum na dimin ẹ padà wá gbogbo wọn bẹ̀rẹ̀ sí tẹrù translation tí ò ní ní kòránì lárúbáwá rárá yìí kò tí ìjú bí ọgbọ̀n ọdún sẹ́yìn lọ ní tó sì fà á ṣékùnà al'allama samahatu sheik abdulaziz bin baz rahimahullahu ta'ala bàbá bin baz tẹ́ ma gbọ́n náà wọ́n jágbà fáńsà òdíngbà náà àwọn náà wọ́n se fátíwá pé ẹlẹ́tẹ̀ẹ́ báyìí ó sì nídìí gbogbo ìgbà tí wọ́n ń tẹ alkùránì ní orísìírísìí èdè gbogbo èdè ayé tí wọ́n ń tẹ̀ wọ́n rí pé lára tí àǹfàní tí kí níyìn se ni pé gbogbo àwọn tí wọ́n ti ń gbọ́gbọ́ púgbọ́ ń pa ìsìláàmù tẹ́lẹ̀ pé a kùránì ibi wọ́n ní báyìí ní àìntó wíkọ̀n kọ́ra kílèdè rẹ̀ wọ́n náà kà sórí pé tí ó wíkọ̀n torí kó tó di páwọn èèyàn bẹ̀rẹ̀ àwọn kan ti parọ́ gbáà pé kọ́dá bá ti fọ́ọ̀kan kùránù èèyàn ya wèrè ní o ti rí bẹ̀rí bá wọn kan kọ́dá nàìjíríà iná pé mọ́ fọ́ọ̀kan o ìtúnbẹ̀ ní pé wọn ọ̀fẹ́ wọn mọ̀ tí ń bẹ̀ mẹ́ pé à kọ́yìn bá ti débẹ̀ báyìí orí rẹ̀ ọ̀dàrú so ọwá jọ opportunity ń gbà ń pé ọ̀pọ̀lọpọ̀ ń pé a mọ̀ pé bí islam ti rí ni inú maurice bukai tó ṣe ìwé tó pè ní the bible the quran and science ẹlọ́ọ̀ka privacy mọ̀kọ́dímọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó nígbà táwọn ń dàgbà nílùú òyìnbó táwọn sí wà nílé ìwé nílé ẹ̀kọ́ impression tí wọ́n create fáwọn ni pé kíyàn jẹ́ mọ́ mẹ́nubá kòránì lásán ìlàgbéyàn ń tọ́rọ ń pa devil bó ṣe wí nánú devil àbúrú yẹnyẹn tí ó ṣe tọ́nì tí ó ti ẹ̀yẹ kíyàn ó àfìgbà tó ń wá lọ òun lọ opportunity òun lọ mọ́ka King Faisal ńgbà yọ bá Saudi wá fún àwọn ní gift Kùránì kan. Jóhun tó kóhun tó rí Kùránì Faransé rí láyé lòun àrígá. In tí wọ́n nígun yọ ìtíra yí ń wíkọ́ yìí. But challenge kan padà wá dé lẹ́yìn ìgbà òun. Kí challenge tó padà dé? Òun ni pé k'e se gbogbo kèfèrí ta gbé Kùránì fún náà ní ọmọ yẹ. Ẹlòmí tẹ̀tanú tẹ̀tanú, ìtẹ́yìn náà ń gbọ́ ni tẹ́ yóò sì fi bínú odídé kùránì yóò sì lọ jù sí tọ́ilẹ̀tì bẹ́ẹ̀ni wọ́n dáwò ní guantanamo bay àwọn ọmọ ogun amẹ́ríkà kùránì tán àwọn pa àwọn mùsùlùmí sẹ́wọ̀n bẹ́ wọ́n sì ni wọ́n kókò àwọn láwọn fẹ́ ka kùránì wọ́n sì kó kùránì wọ́n sì lọ mú wọ́n sì lọ jù sí ilé yàgbẹ́ ní ti bínú ẹlòmíì náà ó se kùránì bálabàlá báhùn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run òun la sọ pé ọ̀rọ̀ ọlọ́run sífà ọlọ́run ni ìròyìn ọlọ́run ni ọtayọ gbogbo ẹ̀dá ọlọ́run torí ní èyàn fọwọ́ rán dáradára máa kùránì ìwọ náà sì gbọ́dọ̀ gbé kùránì fẹ́ni tí ó se gíní tí ó fọwọ́ rán dáradára mú òun là nẹ́bí fi fòfin kalẹ̀ pé bíyàn bá ń lọ ìlú àwọn kèfèrí kọmọ mú gíní kọmọ mú kùránì lọ ìbẹ̀nú àdíti bẹ́ ìyẹn ni pé tọ́ ń lọ sallallahu alayhi wa sallam ìyẹn ni wọ́n wá túnú rò pé a ah, òdodo ni ara ẹwà rí hikima àwọn alfa tí wọ́n ní máa jìnlẹ̀ táwọn èése yíò fi wárawára kan máa yanu sọ̀rọ̀ lásán àwọn alfa wá nìdí láti wo ọ̀nà méjèèjì kí lọ́nà méjèèjì almaslahatu walmafsada ṣe kùránì lédè tí àwọn tí è ṣe mùsùlùmí ọgbọ̀yé mọ́síláhà ń bẹ̀m̀bẹ̀ ẹni tí ọmọ islam gbogbo àwọn maurice buka yí wọ́n padà di mùsùlùmí wọ́n padà ń ṣe dáwà fún àwọn míì náà pé wọ́n náà gba islam yọ́rọ wọn pa fún wa tẹ́lẹ̀ ara ara ń tọ́lọ̀ ń fẹ́ pa ọ̀rọ̀ wọn ọlọ́run ewu aburú tí ń bẹ̀m̀bẹ̀ ni pé àwọn tí ó se báṣubàṣu iná èyí ń náà gbọ́dọ̀ páàrí àgbọ́dọ̀ pé gíní àgbọ́dọ̀ páàrí o fi wọ́n lẹ̀ mẹ́bá lè ju tọ́ílẹ̀tì wọ́n ju tọ́ílẹ̀tì à ọ̀rọ̀ tọ́lọ́run àgbọ́dọ̀ o wọ́n ju ọ̀rọ̀ lọ́run sí tọ́ílẹ̀tì ò sí ń dákẹ́ àbẹ́nìkan wá gbé kalẹ̀ wọ́n tẹ̀ mẹ́lẹ̀ pé ibi tíra àwọn àlfáà wá wo méjèèjì ẹ̀wọ̀ hikima ẹwò dìráyà àwọn alfa fàtàwọ́ sọlù bàbá bọmbáza àtàwọn alfa tí wọ́n pẹ̀lú wọn gbà náà wọ́n tàwọ́ sọ́là pé ní náà àti rí solution solution tó se pé ní maslaha yìí ò ní sọnù oore táa fẹ́ ìkò ní se kíni à ní overlook ẹ̀ wọ́n gbọ́rọ̀ ọlọ́run bá ti fẹ́ kíni bá ti fẹ́ wọ́n gbọ́ at the same time mafsada ta nabi o si fẹ́ yìí kò ní se kò ní ṣẹlẹ̀ ẹmọ̀ àwọn pé bóhun ó ti ṣe bóhun ó ti ṣe ni pé in ti ń jẹ́ alkùránì tó jọ́rọ̀ ọlọ́run òun lè tí bọ́lọ̀n ti sọ kalẹ̀ òun lalkùránì ta kọ ní gíní ta kọ lédè lárúbá ọ̀rọ̀ tọ́lọ́nù bi kalamillah translation kùránì yóò bẹ́ẹ̀ ṣe gíní kẹ́ẹ̀ṣe kùránì ìtúnmà kíni ìtúnmà alùkùránì ni eléyìí náà ọ̀pọ̀lọpọ̀ gbọ́yé ń bẹ́ẹ̀ lómí ń kìrìtìsáìsì kùránì tí wọ́n tẹnu saudi pé èsẹ tí wọ́n ní alùkùránì alápọ̀nlé àti ìtúnmà rẹ̀ bó ti gbọ́dọ̀ jẹ́nu èyí táwà ń wí tẹ́lẹ̀ wọn pé alùkùránì ní èdè yóòbá <laughs> kò sí ti ń jẹ́ gíní alùkùránì ní èdè kò sí kùránì yóòbá kùránì kan náà ni bilisanin arọ̀bíyìn mubi àmọ́ o alkùránì ni o àti ìtumọ̀ rẹ̀ ní èdè àhẹ́ ẹlòmí ìtẹ́lẹ̀ yóò yé náà kọ́rà ń kọ pépà lórí ẹ̀gbé bùn saudi se lè ṣe bá ń tọ́ ọlọ́run ojú oyé ogbó wa àmáwọn onímẹ́mà wà láẹjá máa farabalẹ̀ ká gbọ́ kí ló dé ṣe báyìí láàbà abun bá sì gbé fàtíwà hùn jáde pé alkùránil kẹrìmù ni manuzila bilisanin arabiyyim eléyìí èyàn ọgbọ́dọ̀ gbé fẹ́ni tí ó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ a má túnmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ èèyàn ni ìtúnmọ̀ ọ̀rọ̀ ọlọ́run kí ni ọ̀rọ̀ ma nẹ́bí adámẹ́ ni túnmọ̀ translation Yorùbá ọ̀rọ̀ ẹni ẹwọ hekima ẹwà àrò jínlẹ̀ fàjámàrú bẹ́ẹ̀nà alkhaire wọ́n kóòrè méjèèjì pọ̀ wọ́n hà kọ́kọ́ kíni maslaha oore tí a rí ń bí kẹni tí èsẹ musulmi ó ní àṣẹ́sì sí ọ̀rọ̀ ọlọ́run at the same time wọ́n avoid inter nẹ́bí ọ̀fẹ́ tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ pé òun lọ jẹ́tẹ̀ bá rí tí wọ́n tẹ̀ wọ́n èé tẹ̀ yí púpọ̀ special editions ni wọ́n èé tẹ̀ kọ́pọ̀

àwọn kùránì yẹn níwọ̀n bá náà wọ́n sì máa tẹ̀ kọ́lọ̀nkọ́ mọ́sà àsàn ogbà àwọn àfáwọn ilẹ̀sàn dáadáa o kọ́ wá jáwa náà lè farabalẹ̀ kó já lè farabalẹ̀ sẹ́rí lẹ́yìn kéwú experience dá àwọn bàbá wọn yìí tàjárúbí wọn fi hayat wọ́n ti pẹ́ lẹ́nu ẹ̀ wọ́n ti rí orísìírísì rírí làákàí ti wà rírí wọn èé bẹ́hàn gbà lóòtọ́ ni bí ibò ẹ̀sẹ̀ lè máa tẹ ọyẹ́ stop ẹ̀ máa tẹ gbọ́n bá rí ọlọ́rọ̀ gbọ́n mọ́gbọ́mọ́ ànábì ní kíyàn mọ́ fún kéfèrí ní orílẹ̀ ah, ẹjẹ́ wọn rí gbọ́n mọ́gbọ́ sáwà pé ànábì ọ̀rọ̀ tá ànábì èèyàn ń bẹ́nu àwọn àfẹ́ ẹ̀bẹ́ àfi tí ọ̀bá sallallahu alaihi wasallam alkùránì kọ́ wa àkọ́kọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ wo oore ní àbúrú ní bó ní ṣe rí oore yí mú mẹ́lẹ̀ tí ń sì ní kọlu àbúrú tọ bá rí lè yíò se báàbùn bá ti se dàrajà wúlànà ó dìgbà tí méjèèjì ọba tó kó pọ̀ mọ́ kí lọ wá kù kí ni second class òní dẹ́rù olùmọ̀sádà tí mọ̀kọ́dámún alájálìbìlì maslaha ìjọ tí ọba se kó pọ̀ tẹ́rí èyí tí ó ti àbúrú dànù òun láfún ní priority a ní wo já níbù kíni mọ́ a ní wo já níbù mọ́síláhà mọ́ ń gbà wọn gbogbo ilé ilẹ̀ àwọn alfáà sálàyé ayà alkùránì tọ́kẹ̀ àdíta nẹ́bì tọ́kẹ̀ bọ́ bá di lẹ́bù ẹlẹ́kẹta àbí kẹrin ni pé méjèèjì yíkọ̀ jẹ́ sóre kankan mẹ́ kò sí gíní kò sóre kò sí mọ́síláhà mẹ́ hádìí mafsada wà hádìí mafsada hádà sharrun wà hádà pé àbúrú lélẹ̀ àbúrú lélẹ̀ yìí bó láwàá ṣe kí ni ṣẹ̀rí àánú ṣe yòrùtákàbù àkáfòdọ́rarẹ̀ yòrùtákàbù àkáfòdọ́rarẹ̀ àwọn alfáà ń bò mí wá ní ahawanu ṣarraini ahawanu aṣà ọwà wò pé aburúlà méjèèjì lóòtọ́ àmọ́ kan sẹ́jù kan lọ ọ̀ẹ́wà faramọ́ aburú kéèkéé kẹ́lẹ̀ bá lé aburú ńláńlá jìnà eléyìí ní màtàrà o mabniyun ala kalamillah wa sunnati rasuli wa fahmi salafi salih rahimahumullah kọlọ̀n kọ mọ́sá àjáwà náà lè farabalẹ̀ bẹ́ẹ̀ ojú ó wúlò fún aláyé àti ní alkiyama mọ̀rùkú náà láfẹ́ bí wá kọntínú àdíthì ń gbàmí inṣá allahu ta'ala هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه jazakumullahu khairul jazaa ọba ọ̀sán ní ẹ̀ṣẹ̀ dára so ká máa gba àkókò bá so ẹni tó bá ní ìbéèrè kan bí méjì kan náà wọn aláwọ̀kọ́ àbí ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé lábẹ́ pé bí yóò ṣe níṣẹ́ àwọn òbí yàn pé tó bá ṣẹlẹ̀ pé wọ́n nínà ti wọ́n fẹ́ ṣe gẹ́gẹ́ bọ́ sí mọ́ sí ń ṣe obìnrin ilé tó tí ọlọ́sí ní kí ìyàwó èèyàn jẹ́ ẹlẹ́hà tí ọlọ́ni kí ìyàwó tèèyàn jẹ́ ẹlẹ́hà brọ́dá yẹn wá fẹ́ ṣe yàwó wọ́n ṣe bí wọ́n ti máa ń ṣe obìnrin olóbìnrin lé nílẹ̀ wa yorùbá so téyàn sì fẹ́ tako òfin ọlọ́run bá àti téyàn fẹ́ ṣe àwọn òbí tán sí mọ̀ pé dandan dandan so ìyàwó yẹn gbọ́dọ̀ wà ń so bó lè yíó ṣe ṣe in that situation ẹ̀gbọ́n yí fẹ́ sí ìyàwó ìyàwó tí yí sì jẹ́mù náà kọ́bà tí ń lò ní kọ́bù àbí pé ṣe o lè lọ àbí àbí ẹ̀hẹ́ olóbìn ilé ẹ̀ẹ̀gbẹ̀ ìpínlẹ̀ Yorùbá yìí náà gbogbo wa ń gbé ogbà náà ma ti ń ń bẹ̀m̀bẹ̀ dáadáa sí ń bẹ̀m̀bẹ̀ èsẹ gbogbo ẹ̀ láburú ara dáadáa tí ń bẹ̀m̀bẹ̀ ni pé ìmá jẹ́ kí fámílì kí wọ́n sopọ̀ àgbọ́dọ̀ díjú sóre tẹ́yàn bá gbé àwọn ìlú míì tí ò ti sírù ń táwọ̀ ọ̀kàkún yìí yọ́ mọ̀ yẹ tẹ́yàn bá gbé ló ìbò àbógbà wọn lẹ lárúbá mi ganan tó sì pé ní èyí tí ó ké sáwọn àbúrò rẹ̀ lé pé ọya wọ́lọ́ra ẹran wá <laughs> ọ̀yá èyàn máa sun ẹran wọ́n máa wọ́ báyìí ni pé tanikọ́ máa sun ẹran ìwọ bí ma jẹ́ jọ lọ ra jọ ma nígbàtí ò sí gíní torí pé in tó jẹ́ kọmọ̀ iná olè gbọ́ sí wọn náà lẹ́nu kọ́ máa sun ẹran ni pé wọ́n bí bàbá bàbá náà ló sun ẹran náà wọ́n bí náà sì ń torí náà oore ń náà wá ń ara ń ta sọ tán bó láàṣe ṣe mọ̀háfàbọ̀ lórí tó dá ń bẹ́ tàá sí jìnà sí gíní tàá jìnà sí tí ó dá alhamdulillah àtẹ̀mí tí ń bá yín sọ̀rọ̀ àti ìmámù àtẹlòmí náà ọgbà náà àníyàwó àwọn ìyàwó wá sí ń bá mẹ̀lẹ́bí ṣe àmẹ́yàn fààlà sí gbá ah, ẹ̀dàkùn kọ́dà wọn náà ti ẹ̀ ti mọ̀ yá ah, àwọn ẹlọ́rú <laughs> nígbà wọn bá ní obìnrin lé nìsìn ni pé àfi kí ọ fa aṣọ sórí ìtàn kọmọ rọmọlà lẹ́sẹ̀ títí àwọn náà ni àwọn ẹlẹ́hàmọ̀ ni àwọn òní ro àkọ́dà wọ́n pé ẹ̀bẹ̀ bá rọ àmàlà àwọn tán ẹbá wọn gbé sínú yàrá káwọn ọmọ kan sí inú gíní inú nylon kò sí nǹkankan ẹ̀fọ́ àwọn léwédú wọn mọ́ bá wa wọn wà láì oore ni ọ̀pọ̀lọpọ̀ olú tí ò sí wọ́n ń jẹ̀ràn kí wọ́n nírú ẹ̀ tí ó lfà ìjọsepọ̀ ìnífẹ̀ẹ́ ìbára ẹni se inú tí islamu gbé wa ni ò pàtàkì jùlọ láàrin mọ̀lẹ́bí torí náà fà kò lé rárá <laughs> ibi tí èyàn bá ti mọ̀ pé ọlọ́run irú <laughs> àmàlà ẹsẹ̀ títí o àmọ́ ẹ̀fún àwọn láyé inú yàrá wọn kódò obìnrin iná inú rí ó dùn yóò rí pòun lápọ̀nlé àwọn ẹ̀dàkùn àwọn ilé àlàfi yàrá yìí fún ìyá kí ní ẹ̀yẹ mọ̀ só títí sẹ́yìn ó tún wá pé sẹ́rò pé mọ̀ ní ìlú ilé mi náà ń gbé àbí kọ́rọ̀ àwọn ẹ̀ṣẹ́ ilẹ̀ iná wà nù lé àmẹ́ mẹ́jà sàṣẹ́jù tẹgbọ́ kò sí ń tọ́kọ̀ kí àwọ òyìn ọba wọn obìnrin ẹ̀gbọ́nyàn ìyàwó àbúrò òyìn kí wọ́n jọ ṣe kíní wọ́n jọ bára wọn ṣe nǹkan dùnnú kò sí nǹkan kan tọ́ta kò ní ṣẹ̀ríà àmọ́ aburú tí ń bẹ̀m̀bẹ̀ òun láwà bá ṣe ṣe kíní bá ṣe yọ òun náà lè ta sọ̀tán lónìí gbogbo ìṣẹ̀ríà gbé kalẹ̀ masláhà lè wà kí mafsádọ̀ wà mafsádà méjì lè wà àwọ̀ ìwò ló tún ṣe kíní ìwò ló fúyẹ́ ń bẹ̀ wallahu ta'ala alaykum salam ìbéèrè mi ni orúkọ obìnrin àwọn tó máa ń sọ orúkọ bí Ganiya Latifa Hmm. kí ni ojú tí Islam fi wà orúkọ yẹn tán yí orúkọ Ọlọ́run sí obìnrin alfa eh, ní àwọn ọkọ̀ bí Ghaniya àti Latifa ìdítà àfáà fi single out àwọn ọkọ̀ méjèèjì ni pé sẹ́mọ̀kí inú ọkọ̀ Ọlọ́run ni al-Ghaniyu inú ọkọ̀ Ọlọ́run ni kí ni al-Latifu ìjọwà yẹ kí a tún máa rí Ghaniya kàtún máa rí ẹ̀wọ́ lẹ́yìn fẹ́ fi kún àfá kàríìmà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torípólúwa ní alkarim kò sí nkankan kò sí gíní kò sí nkankan ṣẹ̀rí fi bábil asma'i wasifat ní ta ń pè ní al'asma'u wasifat fi ilmi tawhid fi ilmi al'aqida orísìírísìí ọ̀nà làwọn alfáà ní àwọn okọ̀ tọ́lọ́run jẹ́ yìí ó pín sí orísìírísìí ọ̀nà wọ́n láwọn kan bẹ tí wọ́n ní ma'áni mushtaraka ma'áni mushtaraka àwọn kan tí ọ se bí ẹni papọ̀ tó jọra wọn ta lè rí ń tọ́jọ bẹ́ẹ̀ nínú ìròyìn ọlọ́run átùnwárí tí fẹ́ dàbẹ́ kọjọ bẹ́ẹ̀ nínú níròyìn ọmọ èèyàn lápèjúwe kí ni tó máa gà níyù ẹni ó ṣe gíní ẹni ó lówó ẹni ó ní nǹkan lọ́wọ́ a rich man àbí a rich woman ìtí ń jẹ́ gà níyù gà níyánu o torí ẹlòmíì tí ọmọ tako mọ́sọ gà níyá yọ́ wà lóde yọ́ mọ̀ pẹ́ nìkan rich o bẹ́ẹ̀ gà níyù náà ló ń tó ti yé àwọn àlfáà nírò àwọn ọkọ̀ yìí gàníyù tọ́lọ́hun ọ yàtọ̀ fún kíni gàníyù ti èèyàn òun lẹ́gbàánú àkídà wọn wà ní wàlẹ́ ìsẹ̀lgínà kàlgínà àìfikú oorun ọ̀rọ̀ tọ́lọ́hun èsẹ̀gbẹ́ ọ̀rọ̀ tèèyàn àmọ́ kò ní ìdí ká wá díjú ká pẹ́ nìkan olówó torípọ́lọ́hun ní ṣẹ̀rí àkọhùn àkídà kọhùn àwọn ọkọ̀ mí ń bẹ tí èyàn gbọ́dọ̀ jẹ́ èyàn gbọ́dọ̀ ní nísìn pé òun sọmọ òun ní ìláhà torúgbọ́lọ́un ní ìláhù kọ́ wá ní ẹbá ń wá ààbò rẹ̀ náà ìláhà orí rẹ̀ dàrúnù kò sí nǹkan kan tí èyàn lè ní lọ́nà ẹ̀bẹ̀rún kẹrímù èyàn lè wallahu huwal karim àmọ́ ọrẹ mutlakon tí ó sí tó kọjá rẹ̀ òun lọ́lọ́run ọlọ́run ọba ọlọ́rẹ̀ ààrẹ náà làwọn àfáàfí ma ní èyí tó bá ní alifu aláàmù yìí kíyàn má jẹ̀rú ẹ torí pé àbá ti ní eh, latifu nínú èyàn a lè rí kàrímù nínú kíni bàbá ti wá rí a lè rí làtífà náà a lè rí kàrímà náà a lè rí gani walaysa al-karamu kal-karami walaysa al-ghina kal-ghina bàbá wa sheikh muhammad al-aminu rahimahullahu ta'ala inú mahadara àwọn olówó yẹ bí ẹni tí wọ́n pè ní fil asma'i was sifat wọ́n ti padà tẹ́ sí ńgbà bàbá discourse àárín yìí kọba tún yé wa sí bàbá wa mú àpèjúwe kan wá wọ́n lápèjúwe nísìn àrá àsù kíni orí kíni ń pè ní ráásù orí wọ́n aláwọn mú nǹkan mẹ́ta wá ẹ̀yìn náà máa sọ̀túnmọ́ rẹ̀ ráásù náà ni ó sì máa dúnnú mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ ni kíkí ni ráásù aljabali ráásù aljabali ó dẹ̀ ní sẹ́mọ̀kẹ́ ráásù náà ra'su al-mali ra'su al-mali kíni yíò ẹ́ orí owó ọ̀yìn ọgbọ́ Yorùbá nù ọba lórí owó àpòrí owó nù ní Yorùbá ẹ̀ kapita kapita ra'su al-mali a ma ń lédè lárúbáwá ra'su náà ra'su al-insani ra'su al-insani ra'su al-insani ra'su ní àbíkẹ́ sí ra'su ra'su rasul mali rasu ni àbí kèèsì rasu rasul jabali rasu ni àbí kèèsì rasu wàhálì rasu kan rasi bàbá ni wà lẹ́yìsà rasu kan rasi bàbá ní belé ìbá pọ́síbù láàrin ọmọ èèyàn ẹ́ <laughs> eh? min bá bí aúláká mọ̀ pé bí nǹkan bá jọra wọn yà jọra wọn ni lẹ́yìsà gina kalgina torí náà bó ti jẹnu àwọn ó kọ̀ọ̀kan ń bẹ téèyàn ò gbọdọ̀ o àmọ́rò ìtẹ́ mú wá yìí ẹni ó bá fẹ́ jẹ kò sí nǹkankan Allahu ta'ala náà sí kò sí bẹ̀rẹ̀ lọ́dọ̀ final one náà ní ilẹ̀ tíṣù Assalamu alaikum warahmatullahi wabarakatuh ìbéèrè mi fẹ́ pẹ́ sọ́nà méjì dẹ̀ mfe jọ ìbéèrè tí brọ́dà kọ́kọ́ béèrè pẹ̀lú sister night tá ń sister night àìsùn àwọn sísítà sísítà bá fẹ́ sí ìyàwó àpọ̀ òwí wọn obìnlé òdè obìnlé à ń rí Abu Halima ẹ̀yẹn bèèrè bèèrè tí ń tààrà ọmọ na kí ni sister night kí ni wọ́n ṣe ń bẹ̀ mí ọmọ wọ́n ni wọ́n máa kọrin fún sister wọ́n sì mọ́ bá sọ̀rọ̀ tí ó lọ fèsì nílé ọkọ ní ìyàwó kọ̀lá àwọn obìnrin kan ní ọ wà mẹ́ hasanu ń tọ́ dáni ń tọ́ dáni ẹ̀wà ikébẹ̀ ti wù yí ni wọ́n ṣe o ipé àwọn obìnrin nìkan torí tẹ bá wo èyí ń súnmọ́ gbèyàwó tí wọ́n ń se lójú ayé àdínẹ́bì sọ̀rọ̀ ọ̀sọ́lọ̀m ni wọ́n mọ́ ni wọ́n wà ń bẹ́ irú eléyìí kò sí tó burú mẹ́ tọba bí i ṣẹ́gbà ìyàwó gangan wọ́n máa ń ṣe ok wọ́n wà ẹ̀yìn ǹkan ìjó àti lù tí ọ jẹ́ hàláàlì àbí torí pé àwọn obìnrin ọlọ́run yọ̀ǹda fún wọn kún ó lù bí kíní bí dúfù nígbà ìyàwó kò sí nkankan ogbò yíwọ̀n sí nkankan wọ́n mọ́ wà lù jáàsì o kí wọ́n ó sì mọ́ mọ́ plé orin kọrin kọ́dọ̀ orin islamu kórin orin kórin tí ń pè lórin islamu náà wọ́n mọ̀ plé rẹ̀ mẹ́ àmọ́ ọba ikọ́ mọ́ lórí tàà nẹ́bí yọ̀nda àwọ́ olè kọ́ mọ́nàánù tàníwá tàà nẹ́bí ó pé kún ó se nǹkan táwó kẹ́ ọmọ sí ànẹ́bí lóbìnrin wọn lè lú kíní wọn lè lù ni mo fi lélé ìfẹ́ ni ó bá sì ní mọ̀ràn <laughs> Eh, mẹ́mbábí aláàdà aládànù kọ́ ìdà ṣẹ̀ríà ní gbogbo aládà tí ọba ti ta kẹsìn ayé ń bẹ ayé ń bẹ fún nú kíni inú ṣẹ̀ríà tí ọba ti ta kó ẹ̀sìn wallahu ta'ala a'lam wa ala nabiyyina muhammadin wa ala alihi wa